Amúná tó máa fi àtà ètò olè ọmọrẹ wà èèrè sáàrí ilẹ̀ fún sí nínà. Ètò olè ọmọrẹ wà èèrè sáàrí ilẹ̀ fún sí nínà. Lápọ̀díjá kọmìlì ìdáàbì, Bismillahir Rahmanir Rahim. Lápọ̀díjá akọmọrọ̀ tó lómìnà عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف بهم ليلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أدعمهم من دون وأمامهم آمين gbogbo ayé kí a jọ sọ pé àwọn ọmọ ìṣẹ̀kẹ̀ nìkan tí ò ní bá wa rú pé wíwọ́n ta wá bí lẹ́yìn gbogbo alájọ wá ṣiṣẹ́ mọ́mọ̀ jẹ́ parí lọ wá ṣe kó sì mọ́ jẹ́ sí ra Kọ́mọ́ jẹ́ pé aláwòrán, wọ́n sì mọ́ jẹ́ pé aláṣẹ̀ránù. Ó sákùn ogun tàbá ń wí sábá ẹjẹ́ àjọ máa wí nítorí àwọn àdánwò kan tó ti kún ayé lè nìí a má bà sí nínú àwọn tí àdánwò náà bá nípa wípé kákójọ báyìí kálà nífẹ̀ẹ́ ọlọ́run Kama wá rán tara wa tí ò ní jọ tọ́lọ́run tí ò ní jọ tànábì. Gbogbo wa kọjá bẹ́ẹ̀. Ẹ̀kọ́ wa kọjá bẹ́ẹ̀. ọdí eré wa kọjá bẹ́ẹ̀ bá bá jẹ ọmọ kékeré nù wa àsìkò táwà yìí asrol burhan náà làwọn lọ́yà ń pẹ̀lú ẹ̀ lọ́yà Ridwan asrol hujjat wal burhan àsìkò yìí ni age of reason ìbò mi ò tó nǹkan àmọ́ lọ́yà ọmọ age of reason ni ọjọ́ eré ayé ó ti débi kí èèyàn mọ́sílá nùmọ́kọ́ mọ́ tí ó bá ṣe ọjọ́ eré ayé àtọ̀làjú ayé ó ti débi kí èèyàn mọ́ tí ó bá ṣe nínú ìṣe àti nínú ẹ̀sìn bákan náà ọjọ́ eré bíbí ọmọ èèyàn fúnra rẹ̀ ọgbà kí èèyàn máa fi àsìkò yìí sí ìranù mọ́ gbogbo wa bá ti jáde nílùú Ẹdẹ lọ́dún yìí lálẹ́ yìí lóṣù yìí torí dànàbì la fi jáde ọ̀sẹ́nìkan jẹ́ fi tìrẹ́bọ̀ àti súùtì tàwà bí nìsìn ìdẹ bá débẹ̀ ẹgbà tìrẹ́bọ̀ ẹgbà sọ ìfẹ́ Ọlọ́run kọ́dà kéré torí èmi Dáúdà ọmọ yìí torí dànàbì tọba ajẹ́bẹ̀ irú òde tábà máa lọ agbọ́dọ̀ kíyèsí tó ráwọn nǹkan jẹ́ kó ti ọlọ́pàá àwọn sọ́jà ṣẹ̀ríà Islam bí ẹ̀ ló gbogbo ẹ̀rẹ́ fẹ́ a katakata na katakata ni ẹjẹ́ ayin lọ́hun ayin ra wa látàárọ̀ ẹjẹ́ àti ọlọ́run láti díẹ̀ nínú ìsìbí lẹ́nu àsìkò kọ́ má jẹ́ pé akàkúra wa àjọ ma wọ́n gba ẹ̀sẹ̀ lọ́gbà ìgbà pé sí òkà dé àjẹ̀nú ni màláìkà ní ìdájì yẹn ní ìdájì ẹranko ní láàmà wá yínra wa bá nì tí ó sì ní ní ládá kan àátùnrẹ́ ni tí ó tún gbé dìlú lọ lé pé ọ̀wù ní sì débẹ̀ wọn kí mi fá mo sì gbé jẹ́ńkì ní lọ ẹjẹ́ akúkú jọ kí ọlọ́run káyìn ànábì kájọgbà ládá kásì ní ládá tàbá sí bẹ́ẹ̀ tán ẹnu tàbà bára wá sọ ìfẹ́lẹ́ fi pè wá èsì ti mímọ̀ torí ìlú tàwà yí ìlú mà ní tẹ̀rì híbò ẹmà wulẹ̀ lásán lẹ́sẹ̀ dálẹ̀ yìí lórí ọ̀fẹ́ ẹmà tí ó wù yìí àwọn àgbààgbà fáṣẹ́ bẹ́ńlé àwọn ọmọ kéèké lakúta yìí ìlú ẹdẹ ìlú mà ní èyí tí bàbá wa adáhùn sí nílẹ̀ bẹ́ẹ̀ ìlú Ìkìrun ìlú Ìwó ìlú badan, ìlú Ìṣẹ́yìn ìlú Ṣakí nílẹ̀ Yorùbá àtàwọn ìlú mìíràn bí Èkó Abẹ́òkúta náà tọba jẹ́bẹ́ àwọn àrólẹ́ta kúnlẹ̀ àti wà tèmi náà kàmọ̀ntà bá ń ṣe ẹlákùnrin sí kọpí a'udhu billahi minash shaitanir rajim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

ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ رضاه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 اللهم إنا نبره من حولنا وقوتنا إلى حولك وقوتك ونتوصل إلى هم إليك بأذكارك pẹ̀lú ìrántí rẹ̀ min asma'ika al-husna wa sifatika al-ulya wa ayatika dhati as-salam qalibina ilayka wa ragibina fika mutawassilina ilayka bi rasulika al-karim وطاعة دينك العظيم النبي الذي أحبه له وكنت في شانه قل كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم طلبا لغفرانك يا الله ورجاء لردوانك يا الله نقرأ ما تيسر لنا من الأذكار من الاستكفار والصلاة والشهادة الله إله إلا الله استجاب لشيخنا ومولانا عبد القادر الجيلاني قدس الله سره ورجاء في بركة شيخنا أحمد التيجاني رضي الله تعالى في بحق رسولك مولانا صلى الله عليه وسلم ذكرا لميلاده ومولده وبعثته ورسالته ونبوته وتبليغ رسالته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 Báyìí làbẹ̀ láti ti ń bẹ̀m̀lẹ̀, ẹjẹ́ àjọ fọkà wí. Ẹjẹ́ ẹ̀mí sọ́dọ̀ Ọlọ́run. Tẹ́sàn ti wá pẹ̀lú tọ́lọ́run kọjá ara wọn kó mú ara wọn. Tálíbà níládá àṣẹ́gbé ẹjẹ́ àjọ wí. كبير الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على حياك الله الله lọ́yọ̀ ọba ọmọ kẹ erigun mẹ́rẹ̀ rí dáadó yìí kálukú òwì tí ẹ̀ kódà wọn látàlátù náà ẹ̀wì tí ẹ̀ sì gbọ́dọ̀ fèèlì o torí lọ́yà ọkọ̀ ọlẹ̀ àwọn sì mà dánwò sí púpọ̀ tó jẹ́ táwọn sí nù astagfirullah lákọ́kọ́ ẹ̀wì kí wọ́n astagfirullah la ilaha illallah lẹ́kẹ́jì la ilaha illallah muhammad rasulullah lẹ́kẹta muhammad rasulullah as-salatu was-salamu على خير خلق الله على خير خلق الله يعني طويلة مجيسي نسي سمع قاسري تقول ما ما يلفظ من قول إلا لديه رقيب عتيد gbogbo tí ìyàn bá pè ń gbólóhùn láyé ọ̀láyíkà méjì ọkọ̀ tó bá jẹ́ rere ni ràkíbù ọkọ̀ tó bá já burú ni àtídù ọkọ̀ torí bẹ̀rẹ̀ àwá لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله Ní káwọn bàbá wa níwájú àwọn àfágbà báyìí, kọ́lá bí wọ́n jẹ máàkì ìwé, àwọn ọkọ̀ wí tí wọ́n fọ́ wa. Àǹtẹ́gì ṣe rólá. لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على وجهك الله Bọ́yà ti kọ́ tọ̀dọ̀ yìí, mo ti ló ti rí. Ẹ̀yìn àfáwà bí a ń sẹ̀gbẹ̀ bèèrò láàrín ìlà ìlàlá, إله إلا الله محمد رسول الله الصلاة والسلام عليه وعلى الله سيد الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام عليه وعلى الله Àwọn ìyá ọlọ́run, ìyá ọyá, àṣẹ́gbẹ̀ẹ́ ìlú ọlọ́run, àìlá ìlú ọlọ́run. محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله Ọlọ́run lọ́wọ́ máa yẹ ẹgbẹ̀rún jẹ́jẹ́ orí kìí sáwọn èèyàn nìkan láwà bí àwọn màláíkà náà ń bá wa rí, àwọn ọ̀rà wá ní à ń bá wa rí. Dámù zíkẹ̀rù, kò dámù zíkẹ̀rù, التي تتولى من الأذكار ومن ذكر القرآن وتلاوته. ومن الصلاة على الرسول صلى الله عليه وسلم تتولد الملائكة وتتولد منه الخدام وأرواء الطاهرة التي تخدم وتمشي وتروح مع مع أهل الذكر kí ló gbé wọn ró tó náà àti kèrè lọ sọ wọ́n dòdìdì tọ́wọ́ á di pé àwọn nìkan kí ń rìn mọ́ wọ́n rìn tẹ̀mítẹ̀mí àwọn àlìjẹ̀nú ń bá wọn rìn àwọn aláìkà ń bá wọn ṣe àwọn aláìkà wú àti màláìkà fẹ́lẹ́fẹ́lẹ́ torí bẹ́ẹ̀ àwọn náà ta dó mínísì àwọn nìkan kọ́ ọlọ́run wọ́n eh, láyé Ahmadu eh, Tijani Kèdé Babatunde ọ̀rọ̀ ni ìjòkó ìní lábẹ́ òṣìṣàṣọ́wà àlájíwá àti brọ́dà wa ẹgbẹ́ wọn ajabdurrafe nínú ọlájí kèdé ìyẹn gbé bó ti tó iná kò tún báyìí ẹ́ àfilọ́yà bó ti tó yìí bọ̀ náà ni yóò ti pẹ̀lú ògbòrán yóò sì bá wa sí dáadáa èyí tí a fi ti tọrọ àánú ọlọ́run sínú ìdílé wọn ló tọ́ bá jọ ọmọ abú lẹ́dẹ̀ yìí ni gbogbo ẹgbẹ́ ọ́ àbí ọmọ abú kan lẹ́dẹ̀ wà láì ń da gbogbo ẹdẹ inú nìsí ni àgbàlagbà ó lè ní àgbàlagbà ọmọ tí ni kọ́dà àti ìrújó tí ń jó yìí òhò lábẹ́ sàkáfí wa ọlọ́mọ́sà jẹ́ kẹ́mì rẹ̀ ogun. lẹ́yìn wata àti sàdúwà tẹ gbogbo ara ní kọ́lọ̀mọ́sà fi dáadáa fún ẹjẹ́ kádà ní ẹwà àwọn ọbaṣà láti jòkó àmọ̀kọ́ wá ṣiṣẹ́ bí ni nígbàtá a máa lọ mọ́lídì àwọn bàbá àgbàlagbà ń jọ àwọn èèyàn ara wọn wọ́n èyí ò bú ara wọn wọ́n sá máa dá wọn tásìkiri nílò fi mọ́ náà làwọn tí ọlọ́pàá tẹ̀rí àláàfin lè gbọ́rọ̀ púpọ̀ èyí náà já wọn mí ọkọ̀ ara tó bá ọlọ́pàá wọn bá jáde ní ikọ̀ bá pàdé jù báyìí lọ àti jùlọ àwọn náà fi bọ́ lẹ́gbẹ́ kan bàbá wa ń lè wúrì dí tẹ bá lọ ṣe mọ́lì dí mẹ́ síkìrí láti mẹ́júmọ́ ó lè jẹ́ pé asìbúnà láàfà lọ gbáà láìláìlá wọn fà lọ ń àti kárí jẹ tí wọn fi bọ tí wọn ìbẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ bá débẹ̀ mẹ́kú bẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ ọlọ́mọ́sà àgbà tí wáyé náà lẹ́sìn fún wa a ti sọ́rọ̀tò amáyẹta sáàlù kọba sábùkádì mọ́ ṣe a ti ṣe sálátùwà sábìkì tàbá ti dà ní ẹ̀tàn amáyẹta sáàlù náà yẹ fi lè ọlọ́mọ́ gbà báhùn náà pẹ̀lú ògbò ọlọ́run kásẹ̀ wá بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم مختلفون على فيعلمون ثم كلا فيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا فاركناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراج وهاجا وأنزلنا من المرسلات ماء سجاجا إن يوم الفصل كان ميقاتا يوم يوضع في السور أبوابا وفتحت السماء وكانت أبوابا وطيرت الجبال فآلت سحابا إن جهنم كان من الصدى للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاهم بغفرة إنهم كانوا لا يجدون حسابا فقدروا بآياتنا كذابا وكل شيء آتيناه كتابا فذوقوا أن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وعنبا وطوائب أترابا وقاتا جهابا لا يسمعون بي لدوا ولا كذابا جزاء ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما امانا يحبون كتابا يوم يقوم الروح والملائكه صفا ولا يتكلمون الا ما اذن له الرحمن وقال قواما ذلك اليوم العقب فمن كان يرضى الى ربه مآبا انا انزلناكم عذابا قريبا يوم ينصر الله ما قدمت يداه ويقول لك الحمد لله ان كنتم

Allah Allah, Allah, Allah, Allah. من إله آمين برسوله يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء له كرسي السماوات والأرض ولا يهود ولا والعلي العظيم اللهم يا ذا الاسم الأعظم ويا ذا الصفات الحسنى نسألك باسم الفاتح وذات الاسم الصفات وصفات الاسم وذاتك الأزلية الأبدية السرمدية اللهم لا نسألك بحقيقة الاسم بذات الحقيقة وحقيقة الذات بذات النور ونور الذات بحقيقة السهود وسهود الذات بحقيقة الغيب وقيد الذات بسر الذات وذات الزر وبما أخفى عندك لا تظهره على أحد إلا من استضى من رسوله فإنه يسلك من بين يديه ومن خلفه وابتدا اللهم اجعلنا من عبادك الصالحين وأخفنا عن عيون الظالمين اللهم أخفنا عن عيون الظالمين وجلنا في تجليات كرامتك وولايتك العظمى مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا محمد رسول الله محمد رسول الله محمد رسول الله والذين معه أشداه على الكفار رحمة بينهم تراء ركعا سجدا يمتقون فضلا من الله سيما سيماهم في وجوههم من آخر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كذلك نجسه فآذره واستغلظ طوال عزوكه يعجب الزراع ليجيز بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مكثرة وأجرا عظيما اللهم صل على سيدنا محمد الصادق لك نوره نوره على دم من خلقك ومن زيد منه صلاة تزلق الحتى وتعيد بالحق صلاة لا يتلاها ولا منتهى ولا انتقى فلا دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما على ذلك Kátó dà níyàn, á jòkó nù, á wọ́n sàlátù jòkó ọlọ́run afàṣkòrí láti bàbá wa sheikh Muhammad Hamid Dr. Lagunju àbàmì ọlọ́run ni bàbá náà òlé ọlọ́run ni ó sojú àfá rẹ̀ dáadáa ó tún sẹ́yìn àfá dáadáa inú àwọn òpómúlérò marcus ní táàmà rántí wọn tó mẹ́ma bọ́lújú wa àmọ́gbà tí bàbá wa lọ́yà ìjọ́ránàlá táwọn náà tó bọ́ta tàpàdé ọlọ́mọ́sà bá tẹ̀ mí gígùn gbòrò lọ́yà Ridwan lọ́mọ́sà jẹ́ mi ogún wà bá sàlékùn kẹ fún ṣe wa Hamid sàlékùn kẹ fún ṣe ka Adam sàlékùn kẹ fún ajíwa ya haya lọrin gbogbo àwọn tààsàdúrà fún kí ìdá fún wa lọ́mọ́sà sàlékùn kẹ fún wọn wọ́n fàṣkútà dóòyà fi bẹ̀wọ́ lọ́yà wa Ridwan fáàrí ilẹ̀ inú wọ́n jẹ́ bíbà káfí tí ń dámà dá gbogbo bíra rí káàkiri sọ ìlú ìlọ́kọ rí káàkiri wọ́n ìsọ́mọ́ búlẹ̀ yíò àgbogbo àwọn tàà ń wí yìí لا أقسم بهذا البلد وأنت حل gbogbo ọmọ rí tó bá sọlú ọ̀rọ̀ rẹ̀ ló kọ ọ̀nà àláàlẹ́ ọmọ gbogbo àwọn tó àtà àdákọ̀ yìí kárí àwọn tàà dákọ̀ nínú ẹ̀yìn yókù náà tẹ́ ń bẹ́ ń bí àtẹ́yìn tẹ́ ma gbọ́ tẹ́jọ́ ma lúì tẹ́ ń hùwà rí ojú ọ̀nà tọ́lọ́ta nẹ́bí fún Dr. Hamid afáwà Ridwan àtàfà tó pè wá àti gbogbo ọmọ ìlú ìtọ́ tó lè tí ọba ló jẹ́ ẹ̀nà àtẹ́ná Qul huwallahu Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad Bismillahir rahmanir rahim أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك àtàlátò táàfi jòkó nìsìnyí labá ti fẹ́ràn náàbì ìlú ṣètò gbólóhùn méjì náà ni tàbá wí kan sọ́tún ààrì kan sọ́tún méjì náà ni bẹ̀mí àtàlátò إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه عوزتهم وسلموا عوزوسي الصلاة على النبي السلام على النبي الصلاة يا جوي يا جوي السلام على النبي السلام على النبي السلام على النبي على النبي الصلاة على النبي السلام عليك الصلاة على النبي السلام عليك الصلاة على النبي السلام عليك الصلاة على النبي السلام عليك الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي

فجاجه الصلاة على النبي صلى النبي الصلاة على النبي السلام وصلوا الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام وخلفوا الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام السلام على النبي يا صلاة على Àṣọ́lá mọ̀ àṣọ́lá mọ̀ àṣọ́lá mọ̀ السلام على النبي الصلاة على النبي السلام على النبي أولى النبي tàtorí ẹjòkó wọ́n fẹ́ rí kankan tí wọ́n fẹ́ sọ tó ipá àwọn àfá alájọ́ ń bẹ àwọn ọmọ kéwú àwọn àfá tó wá pọ̀ tí wọ́n mọ̀ tán àti pé tó wí bá sì wí báyìí ń àmọ́ látara fẹ́ ọlọ́run ìfẹ́ àdínábì òun ni ó jẹ rántí ayà kanú al-Qur'an àti Suratul A'raf kí ń bẹ tọ́lọ̀ǹkan fún oúnjẹ ńlá ń bẹ A'udhu billahi minash shaitanir rajim Bismillahir rahim A'udhu billahi minash shaitanir rajim Bismillahir rahmanir rahim الذين رسول النبي الأمي Àlébí ẹjídù náà wọn máa títù bá ní ìdáhùn fi tọ́rọ àti wà lè yí. Àmúrò bí ní màárù ti wáyà ní ha ohun ánìmú dáríwà yóò ní ìlú lẹ́gbùn وحرم عليهم الذين آمنوا به واتبعوا نور الذي أنزل إليه أنزل معه أولئك هم المفلحون أيها الناس إني رسول الله الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون Ọlọ́wà sọ fún wa látàrà ní Muhammadu. Pàtàkùn náà lọ ga wa, òun lọ lórí wa, òun la fẹ́ jọ, òun la fẹ́ kọ́ sí. Òun sí ni good ideal, òun ni almasalul a'la fi samawati wal òun ni àpèjúwe tó dájú látòkè wálẹ̀ àtòkè wálẹ̀ ní físà máa wáti látòkè ní físà máa wáti wọ̀lá árdì ni lórí ilẹ̀ almaksudu pẹ̀lú pé físà máa wáti òun ni alwáhayù alladhi yanzilu ala al-anbiya'i wal mursalin wọ̀lá árdì òun ni al-anbiya'i wal mursaluna alladhina yumathiluna al-wahya fi tatbiqihi وامتثال بأوامر الله واجتناب بنا النواهي Tàbání, Màsánilẹ̀ Aláfi Samawat, àpèjúwe tó ga jù láti sánmà wà yìí ni, Ọlọ́run a ní báyìí mo fẹ́ kẹ́ sáyé o, ẹ̀ṣẹ̀ mo fẹ́ kẹ́ ṣe báyìí nínú. Wà láàájì, wà yìí ọ̀wọ́ ní bọ́ọ̀lẹ̀ àbíkọ́ bọ́ sọ́dọ̀ àwọn tí ó àwọn náà ni al-anbiya wal-mursalun wal-awliya wal-kiram àwọn ni wọ́n sì tàbíkù ẹ̀ tí wọ́n sì tẹ̀síìzù ẹ̀ tí wọ́n practicalize ẹ̀ tàbí mọ̀ pé bọ́lọ̀ ti fẹ́ nì ànábì wá ní olórí gbogbo táwọn náà panupọ̀ wípò ni àwọn tó wá ń tẹ̀lé kí wọ́n kọ́ sí rẹ̀ àwọn ni wọ́n fẹ́ràn ànábì ẹgbẹ́ lọ́tọ́ lọ́tọ́ la ń fẹ́ràn oṣù ọlọ́run láfẹ́ràn nẹ́bì láfí ṣe mólìdí rẹ̀ bá jí ṣe yìí yóò dá kásẹ̀ al-imtisalu bi kitabillah ta'atullahi fi kitabihi wa ta'atu rasulillahi fi ittiba'i sunnatihi lórí pé kò sí nǹkan tàà fẹ́fà náàbì jọ òun náà ni kùránì alkùránì lòun fẹ́ ṣe tààrífà náàbì ká jíwe pé man huwa rasulu nabiyil العربي الإسلامي أخلاقه القرآن يوارنا للقرآن àtàwà láfẹ́ في sí rẹ̀ táwọn القرآن lọ lọ́tọ̀ yìí tálùkùránì lọ lọ́tọ̀ yìí ń kọ́ àti ká pẹ́ra wa padà ká lè bá bọ́ sórí láyé tó ń ṣe ọlọ́run gẹ́gẹ́gẹ́ ọgbọ́ olóbẹ̀mí náà wí ẹ máa gbọ́n sọ́rọ̀ ọba àmì àlékẹ́ ọlá sọ tó fi ròyà nábì wa Muhammadu yẹ́tẹ̀bẹ̀rún rọ́sùn lánàbí àti lọ́wọ́ àwọn olófin tí wọ́n fi ìdájọ́ lé wa lérí pọ́mọ náà lẹ́yìn wọ̀nyí. Ọmọ náà ni kó tó bọ́ lọ́wọ́ èyí nìtọ́ ẹgbẹ́ lóòtọ́, ọfẹ́ àrẹ́bí lóòtọ́, àfi kí wà rí ọjọ́ àyàtà fẹ́ kéyìí àtèmi ni àwọn tí ń bí ọba jẹ́ bẹ́ẹ̀ wọ́n jàre wa alladhina yattabi'una an-nabiyya al-ummiyya àwọn tí wọ́n tẹ̀lé nábì kí ni túnmọ̀ ìtìbáwù ìtìbáwù kí ni túnmọ̀ ẹ̀ ìgbàtẹ́yẹyẹ ní jẹ́bẹ̀ àrí kọ́lọ́dọ̀ àwọn súfí àwọn ẹni ọlọ́run tààrà tí ìṣe súfí tí wọ́n fi aláàlì sáyé aláàlì tán fi àrámù sáyé wọ́n ní àwọn ìbára ọ̀rọ̀ slang kan wà àwọn wọ́ọ̀dù kan wà àwọn ìbó kínkìnkì tí lọ́yà kó mẹ́kùnù àwọn ìkún ẹjí kọ ayòkú tí èyàn bá lè fọ́lọ̀ ẹ̀ ní sáwíyà ní èkó sáwílà wà yìí kọ̀dìríà ni tìjàníyà ni ẹnìkan ò ní lè pè lọ́mọ náà kọ́dà yọ́dọ̀ àdìjẹ́nà sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí làkọ́kọ́ òun ni al'ẹ́sì márùn-ún la máa gbọ́n táwọn àfàbà pẹ̀tí gbọ́wà sí ẹ̀sì márùn-ún kí lẹ́lẹ́kẹ́jì al'ẹ́jìtì márùn-ún ká parapọ̀ máwọn kankájọ máa ṣe ká má dá sí rọ́lọ̀ fẹ́ràn ìsì márùn púpọ̀ ẹ̀sì márùn-ún wà sí bá ti jòkó yìí ìjìtì márùn-ún labádé záwíà kíkẹ́ ajájọ sí

lọ́dọ̀ khatibu wa lórí mẹ́mbàrí lọ́dọ̀ wá ìsù wa ta pàdé wà sí ní gbogbo arákùnrin ta bá ti ń jọ gbọ́rọ̀ ọlọ́run ká tẹ̀lé al-istima'u al-ishtima'u al-ittiba'u ó di mélòó ó di mẹ́ta kìíta lọ́nà tọ̀ríkà pọ̀ fẹ́ sí tàríkà tó sì wà sálà tó ní wùsùlù kamil ọwọ́ abùkínì al-ishtima'u al-ishtima'u kébí panú èèyàn lè ìpàdé ọlọ́run pẹ̀lú òkun bèkètè tí màá kúnú ẹ̀ kí a ń pè ní maharim aparimu ìgbẹ̀yìn ẹ̀rẹ́ ni wọ́n á ní ń jẹ màá ìjẹkújẹ pọ̀ tẹ́mìdẹ́ ní 41 ilẹ̀ lẹ́tọ̀ ẹjẹ ni ọlọ́run tẹ́m̀bọ̀ gbogbo àti ní agbókọ súfí sókè agbókọ séhù sókè àti ustazu àti imam àtàlífà sókè àwọn àdágbàfirá lábẹ́nú tí ò sí sọ́ta àtínú yẹ́tẹ́bì òun rasúlẹ̀ nàbíyà òmíyà ìjìtì yáhùn káfẹ́bí panúmà bàbá wá ti ṣe èyí ma àwọn àfágbàgbàlẹ̀ yóò dùn méjì àti ìjọsọ́ pẹ̀lú bàbá bàkáfí kí mọ̀tàwọn àgbàlagbà wòlí tí sí wà dámọ̀ tí mọ̀ tí wọ́n parẹ́dọ̀lá táwọn sí rere kalẹ̀ tí wọ́n febi panú fọ́lọ́run gẹ́jì àfọ́lọ́run tí wọ́n dárúbà tí ń dárúwà yìí ìdítì ìyáwó ní ká gba àwẹ̀ fọ́lọ́run ọ̀tọ̀ ni sọ́ọ̀mù ọ̀tọ̀ ni júrò ìdítì ìyáwó ni wọ́n rọ̀ pé àfìyàmù àbí sọ́ọ̀mù sọ́ọ̀mù ọ̀tọ̀ ìdítì ìyáwó àlèjúrò ọlágbà ju sọ́ọ̀mù lọ

àwọn àtorí ẹ̀kínú kò lọ́dọ̀ ọlọ́run ìfin jẹ́ ikí ti ya ònù tẹ́sàn kó lọ́sọ pé ọ̀nà níbùlù ọ̀nà kún lè ṣe ìmìnà alkhawfu wà lè jíwẹ̀ sọ́ọ̀mù ń bẹnu yóò ní yóò ju sọ́ọ̀mù lọ ẹ ọ̀pẹ́ àwọn àgbàlagbà jọ wà náà wọ́n gbà ẹjọ́ méje tí wọ́n gbogbo kìí bá kọlù kò rí jẹ́ kò rí mú kò ná kò lò ọwá takúsọ́dọ̀ ọlọ́run takúsọ́dọ̀ nẹ́bì pé àà ah, ọ ah, bá ti gbà ní ọgbà èmi ò ní haramu ọlọ́mbà ni lówó láyé ti ní halas ẹ̀yìn sì ní tó igbé lówó kí máa lọ mú nǹkan ó bá àwọn júwí ó ti bá àwọn àwọn kìríó kìrìsìtẹ́rìtì ti jésù àti judaism ti mọ́ọ̀sẹ̀ torí wọ́n ti kàá nínú tírà wọn pé ànábì ń bọ̀ yẹjídúrù náà hù mẹ́kìtúbà ní ìdàhún wọ́n ti kàánú ndị إنتي وإلك على موسى ولقومه يا قوم لم تؤذونني وقد تعلمون عني رسول الله إليكم فلما ذاقوا أذاق الله قلوبهم والله لا يعدل القوم الفاسقين سمعني وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد ولما جاءهم بالبينات قالوا هذا سحر مبين Ọlọ́run sọ pé ẹ̀jìdúnà ohun mọ́kútúbà ní ìdá orí tọ́wà àti ọ̀lẹ́njíìlì. Ó ti mọ̀ kó jí fẹ́ ń bọ̀. Tẹ́rí bó ti wá rí ọ̀nà mo ṣe bá àwọn alùlùkìtàbì wí, bẹ́ẹ̀ náà alùlùkìtàbì làwárá àti jọ ń já alùlùkìtàbì ni. Ẹ̀rí, àwọn náà ti gbá Kùránì dání. Ìgbá Kùránì ni ò jẹ́ apọ́nú ẹ̀. Ààrẹ ti gbọ́ pé bá nẹ́bì jí ṣe rèé o, bí tí ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ní, bí tí ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ní, bí tí ṣe pẹ̀lú ẹbí ẹ̀ ní, bí tí ṣe pẹ̀lú òfin tó sì gbé wá pé á ṣe ní tó ní á má ṣe nìí.

gbogbo tí ó ṣe wí sí tayí pé wọ́n ló ṣe ẹmọ́dédì ẹ̀ wọ́n yọ́ bí ó ń ṣe ọlọ́run wípé arọ́sọ́lọ́lọ́ ma huwa al-birru anábi wá dáhùn pé al-birru husnul khuluqi wal-ithmu ma haqa fi sadrika wa kahrita an yattali alayhi an-nas ẹ̀tí ń jẹ́wà rí ní gbogbo ǹdọ́ lábẹ́ kí wọ́n mọ̀ mọ̀ ọkùn mi mú sí ẹ̀tí ń jẹ́wà abúlé ń tọ́ bá ti fi jẹ́ kẹ́nìkan mọ̀ ẹ̀sá mọ̀ jù wọ́n mọ̀ ìjá mọ̀ kẹ̀rí ìtàáyà tọ̀lẹ́ àlẹ́ ìnáṣù ọ̀fẹ́ jẹ́ wọ́n mọ̀ pé wọ́n lọ dáwà láàlẹ̀ lọ́dà lérú lọ́dà dérú lọ́dà jọrú lọ́dà rọrú lọ́dà tọrún tàbá ti wá lè rọ́jú tẹ̀lóṣe ọlọ́run bí máa àmàrà tàà sì takété sí máa nà ha ánihu àwọn àti wà nù alladhina Gbogbo ọjọ́ ayé ànábì ó fi sọ̀tọ́ ẹ̀sọ́ fún wa ni alhalalu bayyinun والحرام بين ẹ̀tọ́ ti fojú hàn èèwọ̀ sì ti fojú hàn àmá nẹ́bí ti wá ó tún kìrẹ́tì kíláàsì kan ní jẹ́ kíláàsì mẹ́ta kíláàsì àkọ́kọ́ ni halal àwọn ẹni dáadáa nù kíláàsì kejì ni haram àwọn ẹni bínú àmá láàrin bainahuma umurun mustabihatun ẹ̀rí àwọn ọ̀rọ̀ tó rújú wá wà láàrin ìdájí halal ìdájí haramu báàlìkì àmọ́ ti rí náà ẹ̀rì àṣàhábùl jannati àwọn kanu àṣàhábùl náàrí àwọn kanu àṣàhábùl làáráfì yóò jẹ dí àná yóò jẹ dí àná yà yóò sì gbádùn bí ẹ̀nà àlìjẹ́nà àwọn ni baynahuma umurun mushtabihatu ẹ̀dàkùn àtẹ̀mí àjíwọ́ múlá wà ní ìsìn o yìí ti wà sí tí ó kún ọlọ́pẹ́sẹ̀ gbogbo alàfà ǹjẹ́ bí ayé ò ti gbé wa sínú haramu báyìí kásìm bẹ̀nsáwí tàǹkúrú ọlọ́run láàrin ilé ìmìnà orúgbẹ̀ ọjọ́ irúgbẹ̀ ẹ̀wò yìí gbogbo ẹ̀lẹ̀ ń pọ́gbé sí òdí alìkíbọ̀ ọlọ gbogbo ọlọ ọ̀pá ìgbàdà láńgbé kí ìjọba wọn ti ṣe láńṣẹ́ ìjọba nẹ́bì على أمر بديع هذا الأمر في الكياس بديع لو كان حبك صديقا لا تعته إن المحب إن الحبيب للحبيب مطيع إن الحبيب للحبيب مطيع كان هبك صادقا لا تعطه إن الحبيب للحبيب مطيع إن العبيد للعبيد مطيع Ẹsẹ̀ ilé orí méjì àrígbọ́lẹ̀nu bàbá wa ní pé tààsìl ìlàáà, ọ̀n sẹ́lọ̀ ní jojúmọ́, àgbékálùkú ọ jẹ́wọ́, àmọ́ ọ jẹ́ sínú ọkàn rẹ pé èèrè bẹ́ẹ̀ mà lọ̀rọ̀ mímọ̀ rí. Láàrín rẹ̀ òsìjá, lásìmí rẹ̀ ọjá, ثم تضربه به máa نهى ha rọ̀súlù ánìhù nítorí pa lòó ẹwọ́ bí àwọn èèyàn bá dé bá ìtorí ọlọ́run lánàá ní gbọ́ wípé ẹnìkan tèmínà lọ lọ́rí lọ́sẹ̀ tó kọjá lọ sí ìpapòdà bàbá wa níbàdí orí wọ́n wà ń fẹ́ nìkan hàn mí wọ́n ní àkáàsà ó sì ti lọ nísìn wọ́n ní kí ló ṣe wọ́n ní kọ́dà

ẹni bá ti tẹ̀sẹ̀ bọ̀rú ẹ̀kọ́ káàkú ayé yóò sí lọ́wọ́ ẹnìkan ọlọ́run ní bẹ tààtílì ilẹ̀ àrísẹ̀lọ́ ní jojúmọ́ tó mọ́ tó lè rọrọ̀ gbà owó àwọn agbègbè ọlọ́run ọba káàkiri pé mọ́ fẹ́ ọ ẹlápá náà owó owó nínú kìíyásí àwọn ọkùnrin àtàwọn wa tó yẹ pé gbogbo òfin ta bá ṣe kalẹ̀ ni ìjọkọ rẹ̀ nù wa tẹ́gbogbo òfin tọ́ bá lálẹ̀ tàà bá lálẹ̀ ìyàwó ń dá kọjá àtùkútà bá ní ọmọ wọlé ní ọwọlé àtùkútà bá ní ọmọ jáde ní ọjáde tọ́wọ́ lòun ni ìyálé rí lẹ́gbẹ́ kìí sí ìyàwó dáadáa àti láwọ́kánà ogbó kàsàn di káàrùn látara àtẹ̀hùn tó ọpọlọ tọ́ la fẹ́ràn ọlọ́run ní nítòdodo látara àtẹ̀hùn á tẹ̀lé tọ́lọ́run

ẹjá kọjá túnra wa sí lọ́wọ́ ká na ahó sọ̀rọ̀ dìkan láàpá ìṣẹ̀rọ̀ Àlàhàbíbù ọ̀rẹ́ ogun húwà ní náà ni lójú ọ̀nà Ọ̀dàrú lọ́dọ̀ Ọlọ́run, ayé ni dàrú, ẹ̀sì máa wọ ẹ máa kíyèsí gbogbo ṣéhù tó bá mú àrámù lọ́rẹ̀ tó ní kò sí nǹkankan wọ́n yìí láti bọ̀tán ohun ọ̀la wọ́n yìí sì dáa káwọ́fẹ̀ mi máa yẹ pé sí kìfàrù láì yanjú ẹ̀ lẹ́yìn bàtà ni wọ́n lè jẹ́ pé ẹ̀yà àgbàlagbà kan ti kọjá rẹ̀ torí aago márùn-ún ló fẹ́ ọmọ jẹ́ wípé لو كان حبك صادقا لا تعته إن الحبيب للحبيب مطيع إن الحبيب للحبيب مطيع أدوك على فلو الذين يتبعون الرسول النبي الأمية أسكي الذين يتبعون الرسول النبي الأمية الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف bá ti rìn iná rẹ̀ ẹrú ọlọ́run náà rìn jọ náà ọjẹ́ sáàlìkì ọjẹ́ mòrídí ọlọ́dọ̀ ṣéwù ṣéwù ni ọ̀rọ̀ mítà rú ẹbá mi yanjú ẹ̀ ọ̀rọ̀ mítà rú ẹbá ń dá sí mo rò páwọn èèyàn sùn díẹ̀ ọ̀rẹ́ ìyá ti zikiri mo fẹ́ kẹ́ gbọ́ kísà mọ́rẹ̀ jẹ̀ dígbọ́ orí kẹ́ fọkàn tó ń bí ẹbá bá yédé níbi ẹbá bá bismillah kana ara man yakunu ara man yakunu arrahimikum arrahimikum Gbogbo ń tá a fẹ́ kó ṣe fún wa ọlọ́run dákun ṣe kíá. Gbogbo ń tá a fẹ́ kó ṣe fún wa ọlọ́run dákun ṣe kíá. Gbogbo ń tá a fẹ́ kó ṣe fún wa dákun máa ṣe ṣe rárá. Gbogbo ń tá fẹ́ kó ṣe fún wa dákun máa ṣe ṣe rárá. Mẹ́kànlélé o, mo sì fẹ́ kẹ́ mú lọlé, àwọn tó fún ọ ní ládá bẹ̀rẹ̀. Eh, orúkọ Ọlọ́run ni a fi ń wákà torí àwọn alásàlátù ni. rahman Rahmanir Rahim ni. Ó ti dáájú ogógóró àtògùrò tá mọ ìlọ. Ó dáájú gbèsè burúkú tá lọ pèsè tá dá pọ̀ mọ́ ìsìláàmù tá dá òsápọ̀ mọ́rù tá dá àrádì pọ̀ ló fi gbọ́láfà náàbì Ibrahima tí kọ̀ntúrò owó kèfèrí ló fi gbọ́láfà náàbì Sùlẹ́mánà tí kọ̀ntúrò atẹ́kùn tó fi ń gọ́pléèlì Ìsù lára máa ní Rahimi náà ni gbogbo àwọn bàbá wá fi ṣe nǹkan. Bàtà wá kékeré lọ́dọ̀ àwọn bàbá tẹ́wọ̀ wa dọ́kítọ̀. Àǹtú kan náà dáa mọ́ràn fún bàbá ilẹ̀ àti mọ gbọ́njú bá Ar-Rahmanu ni. Àhàn kan mí láyé rí fún bàbá. Tẹ́gbẹ̀gbọ́jú bá tí mo sì fi

wọ́n hàn tí rà wọ́n bùnmi mú lójú ẹni lérí vọ́n ni ó gbé fún ẹni nínú wọ́n gbé fún ẹni bẹ kọ́lé wọ́n gbé fún ọjà mi ọ̀tà ni ó gbé fún kí ní kan ṣe mí ní wáyàwó ní wọ́kọ ní wọ́mọ wọ́n fẹ́ ṣẹ́gun a ti máa níyàn jẹ́ndà sílẹ̀ ó pọ́wà open kò sí kẹkàn tó pamọ́ mẹ́ wọ́n wò ọfẹ́ èdè ni kèèdè tí àwọn ẹgbẹ́ lọ́gùn tó ní ó ṣe tó tó ilé ìjẹ́ tọ̀hún jẹ́ yóò lálà sí jìnà àwọn wọ́n ti mọ̀kọ́ lẹ́nì kankan àfọ́lọ́hun lọ́ọ̀dọ́ ni problem díẹ̀ àwọn ní lọ wa tó fẹ̀rù wa ní fúfú yẹ tàà wá sọ di wúwo ọlọ̀ fún ọlẹ́tọ̀ ti wọn lọ́sàn ọba ọ̀kan dájí ọlọ́ba ọ̀kan lọ ní ago mẹ́rin òru ọba ọ̀kan lágo kan ọ̀sán ìdààmú ipọ̀ ọba kan ṣoṣo ni kò sí lé tó bẹ́ẹ̀ gbogbo orí náà tẹ̀rí bọ̀ ni ó ti yí wọn náà bá òfin tẹ́ pé kalẹ̀ lè jù tọ́lọ́run lọ tó bá yí wọn wọ́n èé sàánú èèyàn ó nígbàtọ̀ tí ń sẹ́lọ́n kọ mọ̀mọ̀ pọ́ rẹ̀ ó sì kú ثم تظهر حبه أولا بسم الله كان أرى من يكون الرحيم كن Gbogbo ń tàà fẹ́ kó ṣe fún àwọn ọlọ́run dákùn sí kíá, gbogbo ń tàà fẹ́ kó ṣe fún wa, dákùn máa ṣe ṣe ara. Ìlú ìlú ìlú

àtàwọn ọmọ ilé kí ó dáadé nìkan tó lè dúró ọdọ̀wọ́ rẹ pẹ̀lú ìsìnmá òwò jítìmá òwò tìbá òwá ẹ̀sìyà nílùú mẹ́rin ó tún kú mẹ́rin kan wọ́n tó wá ka ahun pé azikari ma kó ní kó ṣe jẹ́ tí ò ní wal afkari kọ mọ́sí alifikiri wọ́n tó ka mẹ́rin mẹ́rin mẹ́jẹ̀ẹ̀jọ yìí èèyàn ò ní tẹra máa tí ń jẹ́mù rí bí sáàlìkì ọmọ wàsálà yóò sì rí tí ń fẹ́ kí làkọ́kọ́ al-afkar máa wí tẹ́bá ní ọmọ wí lásìkò tẹ́bá ní owí lázìmí wọ̀sífà kùbùrá àti ṣùgbùrá gbogbo ẹ̀yọ́ ọmọ ṣepù lọ́gbùn tàbá ní òsì ádàdì tàbá ní ọmọ sí al-istibar wá rẹ̀ sí ọlọ́run jí ó dé atákùrù láì falátẹ́sàjìlò nígbàtí àmbọ̀ látẹ́sàjìlò ẹmọ́ kọlọ̀n lójú ìkọlọ̀n lójú náà là ń lọ ṣe pèsè burúkú tí ọjọ́ mọ́tọ́lọ́ntà náàbì atákùrù láì falátẹ́sàjìlò ọlọ́run ní mo ìmí mọ́ dá yín mo ti kádàrà yín tẹ́ jẹ́ ẹ̀jẹ́ يستعجلون سبحانه وتعالى عما يشركون استبار ẹni sùúrù ẹlẹ́kẹta al-iftikor tó ní káà tó ní kọ́ síbi aláìní kódà bọ́lọ̀ ń bá gbásìkídé mọ́ máa ṣe bí ẹkú wọ́n ló ní gbogbo ẹ̀dẹ̀ yìí gbogbo ọ̀bá ti ẹ̀rẹ́ ìjọba ẹ̀dẹ́ kọ́dà mọ́ ṣe bí ẹn pé wọ́n lọ́lẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ bá ní ìta ṣe bí ẹn tí ò ní ìfì kọrùn darapọ̀ mọ́tálíkà mọ́ pẹ̀lẹ̀ ní gẹ́gán ẹlẹ́ẹ̀kẹ́rin òun ni kí ni al-afkar ma ronú alladhina yatafakkaruna fi khalqis samawati wal ard kí náà fi tẹ́sẹ̀ ń dùn ọ̀tẹ́sẹ̀ rọ́ ọwájò kọ́ ọmọ rẹ̀ ọlọ́run ló ti dá sánmà ọlọ́run ló sì dá ilẹ̀ òun ló dá omi òun ló dá atẹ́gùn òun ló dá ewé òun bó ti wí òun náà síkìrí ni èyí ọládìí sí tọ́pọ̀ wọ́n wá kà májẹ̀mù ìfẹ́ni tó ní òun fẹ́ ayé òun fẹ́ lọ́wọ́ òun fẹ́ àsìkì ní záwíyà sí òfin oníṣẹ́ pé máa lọ́sà a máa ń tàbẹ́ fún oníṣẹ́ iye àmọ́jẹmú tó wà ń bẹ̀ lóò wọ́n jẹ àrámù má dátẹ́ nínú ikọ̀ mọ́ ti ẹ má pàrún jẹ má ṣe dédé ọwà fún oníṣẹ́ kékeré tí a bá fún yẹn tó pọ̀ yóò ṣiṣẹ́ àmọ́ kò dàbí iṣẹ́ kékeré tí májẹ̀mú rẹ̀ lé

ẹlápọ̀ ẹjẹ́ ń tàkí wá fún ní owó padà kọlọ̀mbà yẹjú ọ̀rọ̀ ọbọ́ ti yẹjú ọ̀rọ̀ búrẹ́dì ihe o ẹta mi dáadáa Amina. pé gba búrẹ́dì ó sì jẹ́ mò yí di àsáàlèkí tí ń tẹ̀lé àti rẹ̀ àwọn lọ gba búrẹ́dì ta àwọn kiri búrẹ́dì ọba ìyàwó ọba ọyọjú lójú windo lókè lọ bá rí oní búrẹ́dì jàzì bí ìyàwó búrẹ́dì bá gbé lọ bá ọba ah! ọmọkùnrin ìmọ̀ yá ọkùnrin ìmọ̀ yá yìí ah! pẹ̀lú ògùn ọlọ́run ìyàwó bá bọ́ọ̀lẹ̀ ọmọ lẹ́ni tí èrò rẹ̀ ní pé wọ́n pọ̀ búrẹ́dì wọlé kí máa gé kúrú lọ́bá wọ ààfin wọ́n gbé búrẹ́dì kalẹ̀ ìwọ ní búrẹ́dì yìí mbò ló ń gbé olórí ọlọ́njárí ń pé ọ̀hún àní mbò ló ń gbé tètè dáhùn kíákíá àdáwò ti dé ẹ̀yìn ìyá wa tẹ́ ń gbọ́ ẹ̀yà alábẹ̀rẹ̀ ti tẹ́ ń gbọ́ Akbar Allahu Akbar ẹni sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam gbogbo aná ta jẹ́ mò rírí àtọmọlé kéhù táà náà ń gbọ́ ọlọ́run fẹ́ pẹ̀lú ogun ọlọ́run ní bá ṣáwà bá mú obìnrin ìdàmú bá ọmọbìnrin búrẹ́dì ti kó sí lọ́kàn lọ́bá ni ọmọ búrẹ́dì yóò ní gbé búrẹ́dì wọlé ẹ̀dàkùn olórí ẹ̀dàkùn ẹ̀rantẹ́rà ní ẹ̀rú olórí kọjá gbàgbé ìwé ẹ̀sì sẹ́gbẹ̀ fún oníkọ kalọ̀ ń gé kúrú torí àṣùbá ni ìsinmi ńlá èèká na ẹmà fi sàlà rẹ̀ kó ma jádùá ìsinmi ńlá èèká na ara mani ọkúnú ara ìmìkan gbogbo ń tàà fẹ́ kó

Àwọn orí búrẹ́dì bá gbé búrẹ́dì wọ bí tí àyàbá ní ó gbé wọ̀. Láyàbá wá sọ pé níjọ́ tó ń ti ń bẹ láyé, wọn ò rírù dàmú báyìí. Dákun, mọ́sà bá mi ṣeré ipá, ah, torí búrẹ́dì ni yéè. ẹ dákun lẹ jẹ́ fún wa ìyá lẹ jẹ́ à èyí tí mẹ́lẹ̀ ìkọjá abẹ́ o ẹ máa rántí ẹ̀yìn ìyá wa náà máa rántí ìjọ bẹ́ẹ̀ kàn wá rí ǹjẹ́ yọ náà ǹjẹ́ mi náà ìwọ náà kọ́ ẹni tí ló máa palẹ̀ mọ́ bí ti dágbé pé ọlọ́run lọ́sẹ̀ tá ni ó ní kọjá wàláhì yóò dúró ìran

ó ní kọ́lé tí kú láyé bá status báyìí tí kùránì nígbàtà ará àfá àti sọ láàrin wà sí pé kùránì kò sé dúó tí ọlọ́mọdé wàhálà èmi dé wàhálà yìí pọ̀ ló ń búrẹ́dì bá rò pé kí lòun ó ṣe báyìí o ọmọdọ́dà màmá ẹ má jẹ́ adó bí báyìí ọlọ́run iṣẹ́ tí wọ́n fún mi ń jò ní tí ń sà lọ́wọ́ ó sì ti fẹ́ pé tí wọ́n sì ní mọ́sẹ̀bá ìkí mọ́sẹ̀bá tí ń sì ń gbáwẹ̀ láti jọ yìí lọ bá odò ó ni yába ní kí ló dé kò ṣe tó bá kábíyèsí ó dé ṣe kíákíá wọ́n gbọ́ wọ́n mọ́ onígbẹ́rẹ̀ bá ronú pé ìwọ̀ lọ mọ́ta fọ́nà mọ̀ ní gbogbo ẹni tí dàmú bá bá ń di owó

a sì múra sáti kiri àmá àrámọ́ okó lẹ́nu wa ìwà bó okó lọ́kàn wa o kọ́lá àwọn lápẹ́ sápa alùsúnà alùsúnà iná ẹ̀bá sí di ẹlòmíwà ẹ̀bá sì náà lábẹ́ alùsúnà o ẹ̀bá agídí àti tí ọjọ́ mọ́tọ́ lọ́run fi ìfẹ́ ẹnú gbogbo alálárùn láàkọ̀sẹ́ni tí ò nígbẹ̀ndì o bá sì túnra wa sí lọ pàtàkì kò sẹ́ni tí ò nígbẹ̀ndì bọ́lọ̀ ah, ti ń bá fẹ́ láti jọ yìí ọlọ́run fọ́nà màmí lọ́gbọ́n bá bọ́ sí nínú pé màmá ní ẹ̀dàkùn ẹjẹ́ kí n ti fúsárí mo sì fẹ́ tálùwà láṣẹ ewọ́n tálùwà láàbí ah, kí ní ẹ̀dàkùn ẹjẹ́ ti fúsárí o ọlọ́run yóò èmi àti wọ́n náà omi ń bẹjú wọn náà ń tájẹ́tì lọ́wọ́ báyìí haramu tó ń tájẹ́tì lọ sí ìbílẹ̀ ìbámọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́kọ́dẹ̀ lómi wáyìn pẹ̀lú haramu ló fi wá ọwọ́ pàdé haramu ó sì torí haramu wà ó sì palẹ̀ ma haramu kalẹ̀ káà lè mọ́kàn kó mẹ́ kò sí fàyàbalẹ̀ ń bẹ́ndé ọlọ́mbá ní ẹjá wo léwẹ̀ lọ́bá rí kan láti léwẹ̀ tó jáde síta lókè pẹ̀tẹ́rì n ilẹ̀ pé ikú rèé adùn sí ní torí ìyá sọ fún wípé tọ́ bá ṣe kí ní oní ẹ̀lú ògùn ọlọ́wọ́ ma gbádùn lọ tó tó ta búrẹ́dì wọn ọmọ àgbàdùn kọ́dà láàfin ilọ́ ọmọ àṣìṣẹ́ inú ó ṣe bí wọ́n ṣe gbé ọwọ́ àfisẹ́ mọ́ pé àwọn obìnrin kò sí jí wò lé wa fẹ́ lò

torí ń sàbí a máa ń ṣe wàhálà ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n tóbi lọ́dọ̀ ọlọ́run púpọ̀ lọ́wọ́ ni tọ́ bá ti gbà fún mi gbogbo kẹ́ dé ìrọ̀rùn dé tọ́ bá jẹ́ mi ni tọ́ bá jẹ́ wọ́n ní kọ́ ò nípa ayé ti dá àjẹwà lè jẹ́ náà èyí tó jẹ́ ìdẹ́ta àwọn ọmọ mi sọ àìsàn tí mo ṣe ni mo sọ fún ó ní àdúrà ti gbá a máa ṣe yíò náà lọ fànáhù náà ni húwàhúwà náà ni gbogbo ẹ̀ òṣùlù kan tónú ilé ọba èmi náà ti dá ilé ọba nù èmìdé lọba bẹ́ẹ̀lẹ̀ kẹ́yìn èyàn sí ní bọ́ọ̀bẹ̀ kí kọmọ́sì sí ọlọ́nà ìmàláìkà mi ní agbára mi tẹ́ẹ̀fí mú ẹyẹ dání tí ìfẹ́ rọ́lẹ́sẹ̀ ẹ̀bàbà mójútó rẹ̀ mi ọbọ́lẹ̀ báyìí ó fèrè gẹ̀ẹ́ mi jẹ̀mọ́ ọ sá lọ búrẹ́dì tó gbàgbèsè ni kẹsàn ó sì rí kẹ ọ́rádùn haramu ọ́sánbẹ̀ ẹwà àwòtọ́lọ̀ ọba ní ṣe fún wà aláwọ̀ ìsàkámú alátọrí kọ́tì láásíkà ìná àrùn anágàdàkọ́ Àbálẹ̀ ìdúró lójú ọ̀nà yìí nǹkan ní pọ̀ mọ́ á padà kọ́lé á padà rálẹ̀ á kọ́lé á lo mọ́tò á lo sọ wọ́n mọ̀ wá láyé wọ́n mọ̀ wá lálkìyàmà tàbálẹ̀ ṣe sùúrù lọ́bá gálọ̀ nígbàtí ìyàwó yọjú ọba rí ti ń sá lọ ìyàwó ọba yọjú lókè tí àjọ́lọ̀ wọ́n sá lọ aláléwẹ̀ tí ó tọ̀ ọba rí ti ń sá lọ fìtẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ lọ́bìnrin ọba bá délé kodò lú ìyàbá ìtúkù láyé nígbà wọn sọkún àbámọ̀ pípé kábíyèsí ò fìyà jẹ mí òun lọ kọ́kọ́ fẹ́ mi lọ́gbà bálé mi èmi náà sì yàn lè rí wọn ṣà ìdarí bọ́ọ̀ ní ọmọkùnrin ṣe wá dàmí láàmú tó báyìí ah mo wá fi gbogbo nǹkan dẹ́rùbà ẹ̀rù òtí ẹ̀bá mo fi gbogbo nǹkan sí lójú kòkòrò pé wọ́n fún ọ wọ́n dá ọlọ́lá kí yà ń sì ń jẹ báyìí ah ìwọ̀lọ́ èèyàn lọ bẹ̀rù rẹ báyìí èèyàn lọ́bẹ̀rù rẹ báyìí ẹ máa wo tọ́lọ̀wọ́ ṣe ń bẹ̀rù nípa kí èèyàn rí àrámù kọ máa sá fún àrámù kọmọdé bẹ̀ kí èèyàn rí nǹkan ní nǹkan kọmọdé àpọ̀ mọ́tí ẹ̀ bọ́bá lè rọ́jú tọ́lọ̀wọ́ ṣe fún ojú ìtọ́ fẹ́ dà ẹ̀ lọ ìyàwó torí irú ẹ̀ yóò ṣe mírí tọ́lọ̀wọ̀ jẹ kó sọ́wọ́ ọkùnrin dayúsù àwọn ajínibásùn ajínibásùn awọlé tóbìnrin olóbìnrin ajínpẹ̀rú wọn àwọn dayúsù ní òwá àwọn ìsìnà agbèrè tọ́wọ́ ẹgbẹ́ ilẹ̀ mi bá pàdé ní eléyìí ní ìdí ẹni tí ìfì lọ́jọ́ èkì mọ́lẹ̀ fún òṣìṣẹ́ rí tẹ́lẹ̀ ní wà sáfọ́ máa mi lọ́dọ̀ ọba lọba dèrí kò lọba bá ní kí ló dé tàbí kìí ni olórí kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ fún mi ní bá ń sunkún ní bá ń sunkún a ní ọ̀sọ̀rọ̀ ọba ti fẹ́ràn ẹ̀ àbà ṣé tí ń bá sọ fún yín sẹ́nu yóò ṣe mo sì fẹ́ jẹ́ wọ́n fún yín kọ́ má jẹ́ pé nǹkan kan kú láàrin mi pẹ̀lú ọlọ́run tí ń jẹ ẹgbọ́ kí ni nǹkan náà sọ fún mi ọkùnrin kan ni mo rí lérí mi bá gbóná lára mi bá yá sódì ń ta búrẹ́dì ọkábíyèsí ni mo rí gba búrẹ́dì kan dọ̀ èmi náà mo pé ọwọ́ àwọn gbé búrẹ́dì dé ní bá wù mí lára mi bá mú òfin bá ní kó bá mi ṣe pọ̀ ah, kábíyèsí ní bó wá ní tó ti wá ṣe é ní àjẹ́ ìsàlàyé fún ìṣẹ̀sìn bàbá ọkùnrin èyí kábíyèsí ti gbóná oní kọmọ ṣe pọ̀ ní bọ́ọ̀lọ́ ti wá ṣe ní ọjọ́ mélójú kódà mo ní ọ wọlé ẹ̀rù ń bà ní sunkún ní pariwo wọ́n á lámọ́jẹ́ wọ́n gbọ́ kábíyèsí fẹ́ dé ọ́sàtọ̀ gbogbo ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọlé ló ń fẹ́ họ kábíyèsí ní sí kò sí ó ní kò sí àmọ́tàn mi kúkú jẹ́wọ́ fún mi wá ẹ̀pọ̀ ti sí ẹ̀mẹ́ lólóṣẹ́ a ní kò sí kò sí ìtàn àjọ mi lójú jùnú wọ́n wá òfin ẹ̀fì àjẹ́ mi ní ìsìn mọ́kùnrin kan mọ́kùnrin ní ìmọ̀ láti kékeré lẹ ti fẹ́ mi kí ló wọ́n pè mí débẹ̀ nígbàtí ìrònú wá pọ̀ bá kábíyèsí wá ní kí ló tó wá ń pọ̀ lẹ́kùn àkọ́kọ́ mo fẹ́ sàfọ̀mọ́ ara mi pé mo ṣe ń tí ọ̀dà lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì tẹ́ẹ̀bà tẹ́mi lọ́rùn ni mo fẹ́kẹ́ sí dáadáa fọ́mọkùnrin ni torí kọ̀ jẹ́ rárá ìdá sí kọ jẹ́ ń sa ìdá tẹ́ẹ̀mà yí pé àwọn ọkùnrin ní síta bá pé ọmọge ìfẹ́lẹ̀ ìjọ ọ̀dá lóhun àmà fògùn wá kí ní pé ọsàn tó bá rí gbajúmọ̀ tí ni tá a fà lè lọ tí ọgbà un tá a fìbàjẹ́ lọ ikima kanu bàbá kí wá yà alùkùrá nìtàn bá jẹ́ kí náà a máa ọgbọ́n wò la fẹ́ mú lọlé táwò bí a bá ní àjò ẹ̀sẹ̀ dé láti wò bí a bá ní àjò ẹ̀sìn dé táwà mọ̀ ọ̀dọ̀ nábì láwa ní àbọ́dọ̀ sìtánì kókó rọrùn àti náà ní kí gbéra lọ́wọ́ àtàfi lítàwà náà ń sà kí ni òjò jẹ́ nígbà pa tùlùmọ́tù pọ̀ mọ́ nóòrù ní tí òjò máa ṣiṣẹ́ bọ́lọ̀ fẹ́ lọba bá ní tẹ́ ń tọ́ fẹ́nu ẹ̀yìn tó ń gáàrì ẹgbẹ́ sí jáde ẹ máa wọ́n búrẹ́dì káàkiri níbo ní ń gbé wọ́n búrẹ́dì ó ní ń bẹ́lẹ̀ yìí ẹni ẹnìkan ta búrẹ́dì ń bẹ̀wò ẹnìkan ta fún ara ọba ló yíra padà ní wá oníbúrẹ́dì kiri ìyàwó rẹ̀ wọ́n ń pé igba búrẹ́dì dà ó ní ṣe sùúrù mọ́rin ajẹ́ àwọn oníbẹ́rì ẹ̀ ní sanwó fún wọn wọn náà àti ìrò wa kò lè tó ń tọ́sẹ̀lẹ̀ torí bọ́n náà bá tún sọ pé ìyàwó kábíyèsí pè mí tí ìyàwó jẹ náà bá gbọ́ fìdínà dé pẹ̀tọ̀ ẹjẹ̀jẹ̀ á di àlè kábíyèsí àlè olórí nísìnyí tọ́ lòun náà bá gbé kì ń lé ibẹ̀ ni wọ́n ní wọ́n ń béèrè ẹnìkan kó tó di pé ẹ kọ́kọ́ wo kàrámà tí ó ṣẹlẹ̀ tẹ́ẹ̀fì mà yí pé iṣẹ́ tí wọ́n fún díẹ̀ ló kúkú ní bá jẹ́ pàtó délé kò sóúnjẹ tí wọ́n jẹ́ ń jọ náà wọ́n lè tẹ̀ pẹ̀lú ebi ọ̀rẹ́ rẹ̀ kan tó wá padà wá dárígẹ́ lápọ̀ ọ̀rẹ́ mi búrẹ́dì àní dájẹ ní ilé lónìí mo ní kí ní bá ní ah, ilé búrẹ́dì rẹ̀ lọ́wọ́ ilé búrẹ́dì kò sí nǹkan bẹ̀. nígbà tó rẹ̀ rẹ̀ ó sí ilé búrẹ́dì wò ló bá bá búrẹ́dì ń bẹ̀ pam búrẹ́dì pọ̀ nínú búrẹ́dì. Ah. ní ọ̀rẹ́ mi ń gbò lọ bẹ̀rẹ̀ ẹran pa kó fún mi ní búrẹ́dì ẹyọ kan ó pé òtí búrẹ́dì búrẹ́dì ló kúnlé búrẹ́dì ó ní kò sí búrẹ́dì ń bẹ̀ kò sí búrẹ́dì ń bẹ̀ lónà bá dìde lọ́ba wọlú ilé búrẹ́dì lọ́ba kún bẹ̀ búrẹ́dì kún bẹ̀ kàrámà àkọ́kọ́rùn

nínú òjò tẹ́ ń bóúnjẹ òjò nínú ẹ̀rùn ọlọ́run tó ṣe jọ́nà ọlọ́run náà ń bẹ pẹ̀lú àwa náà yóò ṣe ti wa náà ká ṣe sùúrù wọ́n kọ́kọ́ ń ta búrẹ́dì yìí lọ́nà wọ́n sì ń jẹ wọ́n gbádùn ẹ̀ kó tó di pọ̀ bá wá dé ọba wá wọ́n á ní ọkùnrin jẹ́jẹ́ àdúgbò yìí ẹ̀ àyájẹ́ ẹ̀nà ń já pé ìyá ìdí rojọ́ fún ọkọ ẹ̀ àdúgbò ti sáyìwọ́ ọlọ́run tún padà wájú orí mi múnà ní kí ni wọ́n ṣe fún mi báyìí nígbà wọ́n délé ọba jàmá ọba wá ní kójòkó olórí ọba náà ní arákùnrin kí a ti tó sán fún mi èmi dé lábàlọ àbábọ̀ bàbá wa ní ìmánì tó ṣe àti dáadáa tó pẹ̀lú ìyàwó mi òun ni mo fẹ́ sọ lẹ́sàn látò ní lọ ò ti dọ̀wọ́ tó mi ní irú àwọn alámọ̀ánà báyìí là ń wá lù ú ipò báyìí ni mo fún ọkọ máa lò aṣọ ilé ilẹ̀ dúkìá ọkọ̀ òfin lábẹ́ ẹgbẹ́ wa aláwọ̀ istaqamu ala tariqa la asqaynahum ma'an ghadaqa Wa Ẹ̀rọ ọlọ́run kan, ọdílọ alkiyama ń sin àfá Abdulhadi gama, àwọn abàmì ìjọ kan Markaz àfá Markaz ni, àwọn ni àfá Dáúdá Ustaz Dáúd máa dágbére fún yìí lọ́mọ́sà foríjì. A túrù ìtó, ẹ̀yìn sí wá wà sí lọ́dọ̀ nítorí wà sí lẹ́sẹ̀ fún yàn, ń dágbére fún yìí ń lọ òǹdó, mo sì ti ní 10,000 lọ́wọ́ báyìí àmọ́kẹ́ ẹ̀kan gbọ́ ni wọ́n àdíṣẹ́tọ̀ ọ̀bá lọ tọ́lọ̀hùn ní ohun àníyàn ìbẹ̀yìn wà ṣe sásàdó àkọlọ̀ mi ní ṣe kò ń gẹ́ àsásọ̀ọ́ bí àwàdà bí arí kọ̀ lọ́mọ́ kọ̀ wá lọ́mọ́ jọ́nà ó délé ó dijọ́ kejì wọ́n á pè wọ́n á fi lẹ̀ lọ ọlọ́wọ̀n lọ́wọ́ lọ́wọ́ ní ilẹ̀ yìí wọ́n làwọn fẹ́ kọ́ ra ìjọba bá ró mọ̀ wá sọ fáwọn rẹ̀ wípé wọ́n wọ̀ fún mi lẹ̀kan ní ọba ní blọ́ọ̀kù tí ó parí ẹni méjì tó fílà àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n fún ní cement àfáàdì sàkọlé àjíjọ tó parí ẹmọ àfáàdì àfìgbà lóòdó yìí náà ọlọ

a nídi lọ́yà gbẹ́dẹ̀ àbájàtà rí ẹ̀yọ̀ ọ̀gá lọ́yà fún wa ó ti bí abẹ́dẹ̀ ìbẹ̀ẹ̀bú fẹ́ẹ̀tẹ̀ ẹ̀dẹ́kùn ẹmọ́ sí ìlọ ẹbá ń gbé ọlọ́run tóbi ẹbá eh, ń gbé ọlọ́run tóbi ánàkùnmọ̀lá ẹwà gbéjì ní ẹwà bá gbé sí àyẹ̀wà kan ààrẹkùn Stop, stop, stop, stop.